إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساءً واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله ẹ̀páyà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹ̀sì bẹ̀rù ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bẹ́ẹ̀sì ni ẹ máa dúgbẹ́ fún ọlọ́wọ́ bá torí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nìkan ni ọpẹ́ wa tọ́ sí òun nìkan òun náà ni ẹ̀yìn wa tọ́ sí àwa lọ́wọ́ rẹ̀ àwa àforíjì rẹ̀ àwa àbò rẹ̀ níbi aburú àwọn sẹ́wa àti aburú ẹ̀mí wa dájúdájú ẹni tí Ọlọ́run bá subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà kò sẹ́ni tí ó sì rọ ẹni bẹ́ẹ̀ lọ́nà ẹni tí Ọlọ́run bá subhanahu wa ta'ala bá sì sí lọ́nà kò sẹ́ni kankan tó lè tọ́ sọ́nà mo ń jẹ́rìí pé kò sí kankan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run bá Allah nìkan ṣoṣo mo sì jẹ́rìí pé ànábì wa muhammad sallallahu alaihi wasallam ẹ̀rú Ọlọ́run ọba ní o òjíṣẹ́ Ọlọ́run ọba sì ní pẹ̀lú ìbáraláà ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀páyà Ọlọ́run ọba ní pàápàá ìpáyà Ọlọ́run ọba ẹ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó dáyí látara ẹ̀mí kan ṣoṣo látara ẹ̀mí ló ti dá ẹni kéjì rẹ̀ ó wá tẹ̀kẹ́ lára àwọn méjèèjì àwọn ọkùnrin tó pọ̀ àtàwọn obìnrin ẹ bẹ̀rù Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tẹ́ẹ̀fin bẹ̀rẹ̀ yín láàrin ara yín àtòkùn ẹbí dájúdájú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala alámójútóró jẹ́ lórí yíò ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyà Ọlọ́run ọba kí ẹ sì máa sọ̀rọ̀ tó ṣe déédé tẹ́ bá ń ṣe léyìn Ọlọ́run ọba yóò máa bá yín tún àwọn sẹ́yìn ṣe yóò sì máa foríjì yín àwọn kùdìẹ̀kùdìẹ̀ yín ẹni tí bá ń tẹ̀lé tọ́lọ́run ọba àti tòjíṣẹ́ rẹ̀ irú ẹni tó dáa èyí tí sì fi ń dájú nínú gbogbo mẹ́nà ìmọ̀nà nábì wa Muhammad sallallahu alaihi wasallam ni èyí tí wọ́n fi ń burú jù nínú gbogbo alámàrí adádálẹ̀ ni o gbogbo àdádálẹ̀ rí anu ní o anu rẹ̀ isman sọ ní tó bá ń ṣe dèrò náà ni ibadallah ẹ̀páyà ọlọ́wọ́ ọlọ́wọ́ ní pé kò sí nǹkankan tí ó tọ́ wa sọ́nà àyàfi kó ṣe pé annabi sallallahu alaihi wasallam yóò ti sàlàyé rẹ̀ fún wa bẹ́ẹ̀ sì ni kò sí nǹkankan tí ó jẹ́ aburú fún wa àyàfi kó ṣe pé òjíṣẹ́ Ọlọ́run Ọba òjíṣẹ́ ńlá annabi wa muhammad sallallahu alaihi wasallam yóò ti ṣọ́ wa níbi aburú rẹ̀ ibadallah gbogbo oríire níbi ìtẹ̀lé annabi sallallahu alaihi wasallam ni o gbogbo aburú nínú ìyapa annabi sallallahu alaihi wasallam ni annabi sallallahu alaihi wasallam sọ pé qad taraktukum ala albayda mo ti fi yílẹ̀ lórí nǹkan tó má tó funfun gbò layluha kanahariha òru rẹ̀ dà gẹ́gẹ́ bí ọ̀sán rẹ̀ ni la yazigu anha illa halik kò sẹ́ni tí ó ṣìnà kó ń bẹ́ àyàfẹ́ni tí ó parun وقد مات رسول الله صلى الله عليه وسلم ودينه كامل النبي صلى الله عليه وسلم kú lẹ́ni tó ṣe pé ẹ̀sìn ti pé ni o ó sì sàlàyé ẹ̀sìn allama allama sọ̀hábata kulla shay النبي صلى الله عليه وسلم kọ́ àwọn sọ̀hábà ní gbogbo nǹkan kódà tí e máa bóò ni wọ́n sì máa ṣe gbẹ̀sẹ̀ ibadallah bí ẹ̀sìn Islam ṣe pé tó nìyẹn o tẹ́yàn bá wá mẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá sì dá lójú èyàn ò gbọ́dọ̀ bẹ́ sí alámọ̀rí kankan nínú àwọn alámọ̀rí ìgbani àbí àwọn alámọ̀rí ìgbésí ayé ni àyàfi kó mọ́ kí ni ìlànà nabi sallallahu alaihi wasallam lórí rẹ̀ ibadallah a máa rí láwọn ọjọ́ mẹ́ta yìí àwọn oríṣiríṣi àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lórílẹ̀ àwọn orísìírísìí àwọn nǹkan tí àwọn èèyàn ń gbìyànjú rẹ̀ àbí tí wọ́n ń ṣe níṣẹ́ musulmi ò gbọdọ̀ bẹ́ sí o àyàfi ìgbà tó bá tó mọ̀ pé kí ni ìdájọ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala lórí rẹ̀ ibadallah kò tún wá tó èyàn sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ sì ni kíyàn jìnà sí nǹkan tí annabi sallallahu alaihi wasallam kìlọ̀ fún ibadallah sẹ́rù kwan nabi sallallahu alaihi wasallam yóò sàlàyé bí yẹn sí ń ṣe gbàṣẹ fún wa kò wá ní sàlàyé táwọn olórí tí wọ́n bá ń sàbò sí fún ọ àbí tí wọ́n bá ń yàn ọ jẹ àbí tó bá rò pé wọ́n sàìdá fún ọ annabi sallallahu alaihi wasallam wà ní sàlàyé bó ومات رسول الله صلى الله عليه وسلم وما من طائر يثير بجناحيه في السماء إلا وقد ذكر لأصحابه فيها حكمة النبي صلى الله عليه وسلم kú lẹ́ni tó ṣe pé ẹyẹ kan ò ní máa fò lórí sẹ́mà àyàfi kó ṣe pé annabi sallallahu alaihi wasallam ó ti dákọ̀ ìmọ̀ fáwọn sọ̀hábà rẹ̀ nípa rẹ̀ ibadallah famadha ba'da al-haqqi illa ad-dalal kí wá ló wá kù lẹ́yìn òdodo tó jọ ànú lọ lẹ́yìn òdodo kò sí tó sẹ́kù ànú ní ibadallah nítorí náà gbogbo ta ń rí nínú àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láwùjọ kí ni ìdájọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lórí rẹ̀ kí l'Ọlọ́run Ọba fẹ́ jẹ́ kí wọ mùsùlùmí ṣe Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sọ pé يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ tẹ̀lé Ọlọ́run ọba ẹ sì tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ wa ulil amri minkum àtàwọn tí wọ́n wà nípò àṣẹ nú yín ẹ tẹ̀lé wọn ẹ máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu wa in tanaza'tum fi shay'in tẹ́ bá wá sí fanfà níbi kẹ́kẹ́ farudduhu ila Allahi wa rasul ẹ dá padà sọ́dọ̀ Ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ Ibadallah kí ni ìdájọ́ Islam lórí àwọn nǹkan tàà ń rí tí ń ṣẹlẹ̀ láwùjọ fún mùsùlùmí tí ń fi gbogbo ayé rẹ̀ gbogbo ìṣẹ́sí ayé rẹ̀ in tó fi ń darí rẹ̀ ìlànà Islam ni ìdájọ́ Ọlọ́run Ọba àtòjíṣẹ́ rẹ̀ ni ó wá gẹ́gẹ́ bó ṣe wà nínú sahihu Muslim látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam àbí látọ̀dọ̀ a ìkannú àwọn sahaba nabi sallallahu alaihi wasallam salamata ibn yazid al-ju'fi ó bi òjíṣẹ́ Ọlọ́run Ọba sallallahu alaihi wasallam ó ní ya nabi allah ìrí annabi Ọlọ́run Ọba ara'aita in qamat alaina umara ó rí tó bá sí pé àwọn olórí kan wà àwọn kan wà tí wọ́n jẹ́ olórí fún wa yas'aluna haqqahum wọ́n bèèrè ẹ̀tọ́ tí wọ́n wayamna'unana haqqana a sì ń tọ́ wọ́n kọ ẹ̀tọ́ tí wọ́n kọ fún wa fama ta'muruna kí ló pa wá láṣẹ ìrí òjíṣẹ́ Ọlọ́run ba fa'arada anhu gúrí kò lọ́dọ̀ rẹ̀ látara pé òjíṣẹ́ Ọlọ́run ba sírù bèèrè tó bèèrè yẹn wọ́n ni thumma sa'alahu lẹ́yìn náà ó tún bèèrè fa'aradu anhu òjíṣẹ́ Ọlọ́run bá tún gúríkò lọ́dọ̀ rẹ̀ thumma sa'alahu fi thalitha lẹ́yìn náà ó wá bí lẹ́lẹ̀kẹta òjíṣẹ́ Ọlọ́run bá tún gúríkò lọ́dọ̀ rẹ̀ fajazabahu al-Ash'ath bin Qais wani wa qala wani òjíṣẹ́ Ọlọ́run bá wá sọ padà sọ pé isma'u wa ati'u kódà tó ṣe pé wọ́n béèrè àwọn ẹ̀tọ́ tí wọ́n sì ń dún ẹ̀yìn lẹ́tọ̀ọ́ tí yín isma'u wa ati'u ẹ máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu kẹ́ sì tún máa tẹ̀lé wọn náà ni fa innama alayhim ma hummilu yóò máa bẹ lórí tí wọ́n yí tí wọ́n ṣe wa alaykum ma hummiltum yóò sì máa bẹ lórí tí yí tẹ́ ṣe lẹ́t ibn Mas'ud radiyallahu anhu gẹ́gẹ́ wà nínú Bukhari àti Muslim so gbá wá pé òjíṣẹ́ Ọlọ́run wá sọ pé innaha satakunu ba'di atharatan yóò padà ṣẹlẹ̀ lẹ́yìn mi o tẹ́ ma rí àwọn èèyàn tí wọ́n wà nípò olórí tí wọ́n ma gbọ́lá fún àwọn lórí yín wa umurun tunkirunaha àtàwọn alamari tẹ́ ma kórira qalu ya rasulallah wọ́n wá ní qala tu'adduna al-haqqa alladhi alaykum ẹ̀yin máa pé ẹ̀tọ́ tó wà lórí yín ẹ̀tọ́ àwọn olórí tó wà lórí yín ẹ máa pé wa tas'aluna Allaha alladhi lakum so ẹ sì máa bi Ọlọ́run Ọba ní ẹ̀tọ́ ti yín ba'di a'imma yóò padà wá lẹ́yìn mi o àwọn olórí la yahtaduna bi hudayi wọn ò nílò ìlànà mi annabi sallallahu alaihi wasallam wala yastannuna bi sunnati bẹ́ẹ̀ sì ni wọn ò nílò sunna mi annabi kí ni annabi fẹ́ yẹ kó ṣe wa sayaqumu fihim rijal àwọn èèyàn kó ma wà láàrin wọn qulubuhum qulubu shayatin ọkàn wọ́n dàgẹ́ bí ọkàn èṣù ni ọkàn shaitan fi jusmani ins tó wà lára ọmọ èèyàn qala qultu kayfa asna'u ya rasulallah in adraktu dhalik bóòlù sí fẹ́ jẹ́ kí n ṣe ìrí òjíṣẹ́ Ọlọ́run ọba tó bá bá mi láyé ẹwọ bó jíṣẹ́ Ọlọ́run ọba ṣe ń júwe irú àwọn èèyàn báyìí bóòlù sí fẹ́ jẹ́ kí n ṣe tí n bá pàdé irú àwọn olórí báyìí qala tasma'u wa tuti' yóò padà wá lẹ́yìn mi àwọn olórí la yahtaduna bi hudai wọn ò nílò ìlànà mi annabi sallallahu alaihi wasallam wala yastannuna bi sunnati wọn ò nílò sunna mi annabi sallallahu alaihi wasallam wa sayaqumu fihim rijal àwọn èèyàn kan wà láàrin wa qulubuhum qulubu shayatin ọkàn wó dà gẹ́gẹ́ bí ọkàn shaitan fi jusmani ins so lára ọmọ èèyàn bí ọkàn shaitan so láàrọ mẹ́yàn qala qultu kayfa asna'u ya rasulallah mọ́ bí òjíṣẹ́ ọlọ́run bá pé bóò ní kí n ṣe ṣe in adraktu dhalik tó bá bá mi láyé ẹwọ bó jíṣẹ́ ọlọ́run bá ṣe júwe wọn o wà ní tasma'u wa tuti'u lil amir ma gbọ́rọ̀ wa in daraba dhahrak kódà kó fi ẹ̀yìn rẹ̀ ní búládà wa akhadha malak kódà kó gba dúkìá rẹ̀ fasma wa ati' ma gbọ́ kó sì ma tẹ̀lé ibn abbas radiyallahu anhu ó gbà wá pé òjíṣẹ́ ọlọ́wọ́ falyasbir kó yá ní sùúrù ni o mò ń pa á láṣẹ pé kó ní sùúrù ni man kariha min amirihi shay'a ẹni tó bá kórìíra kẹ́kẹ́ nínú nǹkan tó lórí rẹ̀ ń ṣe falyasbir mò ń pa á láṣẹ pé kó ní fa innahu man kharaja min as-sultani ẹni tó bá fi jáde kúrò lórí olórí fún a ìka báyìí mata mitatan jahiliya ó kúkú jahiliya ni alẹ́mìlẹ́ni tó bá fi jáde lé olórí lórí fún kàbáì ó kúkú jahiliya ni ibadallah sáàgbà ìlànà nabi sallallahu alaihi wasallam bí sáàdẹ́kùn ìyapa nabi sallallahu alaihi wasallam sáàdẹ́kùn ìmá tẹ̀lé àwọn ulama usu àwọn àfáà burúkú àwọn tó ṣe pé ọ̀rọ̀ wọn ó ń sọ pé ẹ tẹ̀lé annabi sallallahu alaihi wasallam iṣẹ́ wọn sì sọ pé ẹ máa tẹ̀lé shaitan ibadallah sá submit fún òjíṣẹ́ ńlá annabi wa muhammad sallallahu alaihi wasallam sí a gbà pé kò sórí rẹ̀ nínú kẹmí àyàfi nǹkan tí annabi sallallahu alaihi wasallam bá sọ fún wa sí a gbà pé annabi sallallahu alaihi wasallam òun ló gbájú ló sì mọ́ tó dájú fún wa nígbésí ayé wa Ibadallah ọ̀pọ̀lọpọ̀ musulmi ò gba eré yọ tí àwọn musulmi bá gbé eléyìí ó mọ̀ pé o nípin bẹ́ẹ̀ sì ni wọn gbọ́dọ̀ bá oníbi protest láyéláyé o nípin bẹ́ẹ̀ sì ni wọn gbọ́dọ̀ bá oníbi protest láyéláyé al-mudaharat ká má protest against àwọn olórí ká jáde lé wọn lórí ká takò wọn Ibadallah wallahi wa billahi eléyìí èyàn sọ látara pé ìta nabi sallallahu alaihi wasallam sọ nìyẹn kìí ṣe pé látara pé èyàn rí oore personal oore kankan bẹ̀ rárá ti ara àbáǹfàní kan fún personal yẹn rárá ti ara kódà ibadallah àánú ni o àánú ni sáwọn èèyàn tí èèyàn bá ń kìlọ̀ fún wọn níbi ìmá jáde lé àwọn ẹ máa compare ìgbà táwọn èèyàn bá ń jáde lé wọn lórí àti ìgbà tí wọ́n jáde lé wọn lórí in reality ni pé àwọn olùbànkẹ́jẹ́ àwọn olè àwọn oníwà burúkú wọ́n wá bóò ní ìjọba ó sì bàjẹ́ bóò làwọn sì máa lọ sọ́dọ̀ àwọn tọ́nà ọba fún lọ́rọ̀ táwọn olè máa gbà lọ́dọ̀ wọn ibadallah ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé gbogbo àwọn tí wọ́n ń ṣe protest àbáwọn tí wọ́n máa ń pèpè sí àbáwọn tí wọ́n máa ń support rẹ̀ kìí sàwọn olórí náà bínú sí o Ọlọ́run Ọba subhanahu wa ta'ala náà bínú sí torí in reality ẹni kankan yí pín káà yàfọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àwọn èèyàn bínú sí Ọlọ́run Ọba wọn ò wá lè dájúkọ Ọlọ́run Ọba directly wọ́n wá ni Ọlọ́run Ọba ó fi wallahi ìtọ́nà ìjìyà tọ́nà ọba bá ṣe lóyìn lórí látara ẹ̀ṣẹ̀ èyàn èyàn lè gbé kó pẹ̀lú agídí gbogbo wà tí yàn bá fẹ́ gbé kó pẹ̀lú agídí yóò máa burú sí ni ẹ wo ìlànà nabi sallallahu alaihi wasallam nípa ìmá jáde lé olórí lórí ẹ wo tán nabi sallallahu alaihi wasallam sọ ẹ wo ìlànà nabi sallallahu alaihi wasallam ní pé kódà kó fi ọ́n blálà ibn Mas'ud radiyallahu anhu ó ní fa alaykum bil jama'a olódọ́wọ́ yí kẹwà lábẹ́ olórí o fa inna ma takrahuna fil jama'a sí ẹ̀rí nǹkan tẹ́ kórìíra níbi kẹwà lábẹ́ olórí yẹn so khayrun mimma tuhibbuna fil furqa ó dájú nǹkan tẹ́ nífẹ̀ẹ́ níbi kẹ yapa olórí lọ kẹ jáde lórí lórí lọ ibadallah kò wá sí kò wá sí bí tí wọ́n ti jáde lé olórí lórí láyé àyàfi kó ṣe pé situation wọn yóò wọ́sì nígbà tí wọ́n jáde lé olórí lórí yẹn yóò wọ́sì ju before kan tó jáde lé lórí lọ yóò wá fàyẹ́lẹ̀ fáwọn èèyàn aburú láti perpetrate aburú wọn àwọn tí wọ́n ò jẹ̀bi dúkìá wọn lọ sí Ibadallah látìgbà tí wọ́n ti ń ṣe protest sẹ́ẹ̀mọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmí ẹni tó fi àìmọye ọdún nínú gbésí ayé rẹ̀ tó fi kó ọ̀rọ̀jọ́ sẹ́ẹ̀mọ́ tẹ́lòmí ti lose sẹ́mọ̀ tó ti bá dúkìá ẹlòmí lọ sẹ́mọ̀ tẹ́lòmí ti pàdánù nínú ẹ̀mí sẹ́mọ̀ tẹ́lòmí ti pàdánù ní dúkìá ṣẹ́jọba nìyẹn ìbádọ́lá tó bá jẹ́jọba náà aburú náà ní o àmá gbogbo protest gbogbo wọ́n tó ń sọ protest ní tó ń sọpọ́tì ní o ń sọpọ́tì bí wọ́n ṣe jí dúkìá ọmọlàkejì rẹ̀ o ń bínú ọlọ́run ọba torípọ́lọ́run ọba fún ẹlòmí lọ́rọ̀ o wá lè dájúkọ ọlọ́run ọba directly o wá ń dájúkọ àwọn olórí o ń parọ́ pé àwọn olórí ni sáwọn olórí ní Coca-Cola tí wọ́n lọ ń gbé àwọn olórí ní pharmacy ẹni tó ṣe wàhálà pharmacy pharmacist tí wọ́n lọ kó gbogbo nǹkan rẹ̀ sáwọn olórí ni wallahi wallahi anta minal mufsidina fil ard ìwọ́n náà wà náà wọn tó ń bá lè jẹ́ o sì tẹ̀lé annabi sallallahu alaihi wasallam annabi sallallahu alaihi wasallam sọ pé idha ra'aytumu an-nasa tẹ́bá ti ráwọn èèyàn qad marajat uhuduhum tó ṣe pé wọ́n ti yapa àdéhùn tí wọ́n fi ṣe fún lórí pé wọ́n máa tẹ̀lé wa khaffat amanatuhum so trust wọn ó sì ti dínkù wa kanu hakadha wọ́n ti wá di pé wọ́n bára wọn jà wọ́n ni anábi ni ilzam baitak dúnlé rẹ̀ tó bá ti ráwọn èèyàn tí wọ́n ń takò lórí wọ́n gbógun tó lórí ibi tó sì máa ń bẹ̀rẹ̀ ibi ọ̀rọ̀ ní o orí mímbàrí ẹ̀yìn náà máa dúró àwọn ìmámù tó ṣe pé lórí mímbàrí báyìí lójoojúmọ́ lójoojúmọ́ lọ́jọ́ friday ìmá lálà sí àwọn olórí ni wala hawla wala quwwata illa billah kí lè léyìn ó ma bí sọ́kà àwọn èèyàn ju hatred sí wọn lọ aburú wọlé wá ti fi kà wọn lórí láti gbà tí wọ́n ti ń ṣe protest ní ibadallah aburú wọlé ti fi kà wọn lórí wo àwọn tí wọ́n fi àìmẹ́yọdún fi kó ọ̀rọ̀ jọ ẹwọ́n tó ti bàjẹ́ nínú ọ̀rọ̀ wọn ẹ wo àwọn ẹlòmíì ẹ wo ẹlòmíì tó ti kú ẹ wo àwọn ẹlòmíì tó lálí tó tó ó tún ṣe wàhálà fáwọn èèyàn la hawla wala quwwata illa billah ibi tí wọ́n tún ti kọ́ pé wọ́n tún ma empower àwọn èèyàn ní pé wọ́n ma kó àwọn èèyàn níbi wọ́n ṣe máa rí ọrọ̀ wọ́n sì tún bàbẹ̀ jẹ́ ẹ̀rẹ́kùn sí ìjọba náà nìyà ibadallah ibi tí orí rẹ̀ wà ibi ìtẹ̀lé annabi sallallahu alaihi wasallam ni ó lè gbọ́njà annabi lọ gbogbo tó bá ní nínú certificate wallahi o lè gbẹ́jà nábi lọ gbogbo bí tó bá lọ gbogbo bí tó bá ti dé láyé o lè gbẹ́jà nábi sallallahu alaihi wasallam lọ annabi sallallahu alaihi wasallam sọ pé ó pè àwọn sọ̀hábà lọ́jọ́ kan annabi sallallahu alaihi wasallam pè àwọn sọ̀hábà ó ní ẹ búra fún mi wọ́n ní lórí kíni annabi ni sàgbọ́njú àwọn sọ̀hábà lọ nígbàtí hajjáji ibn yusuf tún pàwọn èèyàn àwọn sọ̀hábà wà láyé náà hajjáji ibn yusuf ó sì ń pa àwọn èèyàn in ta ẹ̀jẹ̀ àwọn èèyàn kódà ó tún pa àwọn sọ̀hábà agbọ́njú àwọn sọ̀hábà lọ́kọ́ nìyẹn àwa nímọ̀ jù wọ́n lọ tí wọ́n fojú annabi sallallahu alaihi wasallam rí mọ̀bó àwágbọ́njẹ annabi lọ ibadallah wallahi wa billahi ìyà ọlọ́run ọba ní jẹwa o olórí kàkàkọ́ ní fìyà jẹwa ìyà ọlọ́run ọba ní jẹwa kò sí sín kò sí sẹ́ni tó lè gbé ikú e ojú ọlọ́run ọba lọ ọkọ̀ wá kèé wá sí kọ́ wá bínú sọ́lọ́run ọba ló àwọn èèyàn rò pé ní tọ́lọ̀wọ́ bó ní fún àwọn ilẹ̀ ṣe ti pàtí gbàgbà ọyẹ ẹmọ́ wá wo gbogbo olú tó ti ṣe bẹ́ẹ̀ láyé bó ní alámọ̀ ní wọ́n ṣe rí ibadallah ẹ wò Syria ẹ wò Syria ibadallah nígbàtí wọ́n rí vóòtì àwọn ilé tó ga àwọn ilé tí àwọn ẹkọ́nọ́mì tó ti ń lọ ẹwọ́n tó padà di ibadallah ẹwọ́n tó padà di ẹwọ́ Tunisia ibadallah kódà ẹ wo Kenya ẹ wá wo gbogbo ẹ̀ láyé pé sígbà tí yàn protesti before kí yàn tó protesti ṣé situation yẹn ló dáa ní àbí lẹ́yìn ìgbà yẹn ẹ rí pé àwọn kan ò ní dìde pa àwọn fẹ́ tako olórí láyé wọ́n fẹ́ jáde lé olórí lórí láyé àyàfi pé wọ́n fẹ́ fàyẹ̀lẹ̀ fún bàjẹ́ ni wọ́n fẹ́ fàyẹ̀lẹ̀ fún bàjẹ́ wọ́n fẹ́ fàyẹ̀lẹ̀ fún kẹ́mi àwọn èèyàn má balẹ̀ má wọ́n fẹ́ fàyẹ̀lẹ̀ fún kí àwọn èèyàn lè má ìgbà tí wọ́n ti protest sọ́ọ̀ lè máa jáde pẹ̀lú rọrùn sọ́ọ̀ lè máa jáde tẹ́mì yóò balẹ̀ ìgbà tán protest sọ́ọ̀ rí bí jáde pẹ̀lú fọkànbalẹ̀ tó bá wá ṣe kí protest yẹn lọ fẹ́ eh subhanallah tó bá yẹ pé kílẹ̀ kí gbogbo ayé dàrú fáwọn èèyàn náà lọ fẹ́ subhanahu wa ta'ala ma bó sí ma ń fìyà jẹ àwọn tí wọ́n dànkálẹ̀ o ibadallah annabi sallallahu alaihi wasallam satakunu ba'di hanatun wa hanat àwọn àdánwò ma ṣẹlẹ̀ lẹ́yìn mi yóò ma ṣẹlẹ̀ lẹ́yìn mi faman ra'aytumuhu faraqal jama'a ẹni tẹ́ bá rí tó yapa jama'a so ẹni tẹ́ bá rí tó fẹ́ yapa jama'a tó fẹ́ yapa àwọn musulmi tán wà lábẹ́ olórí ibadallah wallahi àwọn olùmọ̀ burúkú ti pọ̀ láyé àwọn àfáà ti pọ̀ tí wọ́n sì máa dáwọn èèyàn sẹ́ni ẹnukú wọ́n máa wájé káwọn èèyàn rí pé ibi tí dáadáa wà ní kíyàn máa bẹnu àtẹ́lù àwọn olórí ẹn kí ní kí àwọn òṣe báyìí wọ́n òṣe dáadáa wọ́n ṣe báyìí wọ́n ṣe léyìí pé ọlọ́run pa gbogbo wọn èpè ní ọmọ sẹ́ fún wa eléyìí máa rí òṣe láǹfààní o kò sì tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam yóò tún máa takọ àwọn tí wọ́n sọ pé àní ẹ̀dó ti ìlànà nẹ́bì sẹ́ yóò tún mọ́ ní rọ́nà pa nẹ́bì òní ká gbọ́rọ̀ sí olórí lẹ́nu ibadallah gbogbo wa subhanahu wa ta'ala lápadà dún wájú ọ̀rọ̀ ọba gbogbo wa láti padà rí tí nǹkan ó jásí àmá àdúwà tí yẹn ń gbà ní kó jásí bí dáadáa àwọn tó wà ń sírí àbó ti padà di ọmọ ìlú mi látara pé àìní sùúrù yàn ni sàíbàdàlá kí yàn sàṣàyàn yí tó fẹ́ ọ kí gbogbo ayé dàrú káwọn ẹ̀mí sùn lọ so káwọn èèyàn kú lọ kí wọ́n lè rí sùtá ṣe kí wọ́n lè rí dúkìá jí ṣe tó fẹ́ nìyẹn dọ́rọ́kọ́bọ̀ díẹ̀ tó ń rí tẹ́lẹ̀ tó yẹ pé tó ọba ní sùúrù tó ń bẹ lọ́n so àdíwọ̀n ọlọ́run ọba ni pé ọlọ́run ọba padà yí padà so tó wáyé pé tó fẹ́ ní kí gbogbo ẹ̀ dàrú mú fọwọ́ mú àmọ́ tó bá yẹ pé n tó fẹ́ ni sùúrù àtẹ̀sán Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àti pé sí alé yìí ọ̀ lè rí gbogbo tó fẹ́ tọ́lọ̀wọ̀ bó bá fó lórí fìyàjẹ́ ọ́ ọlọ́wọ̀ bó fi nǹkan mí fìyàjẹ́ ọ́nà tọ́lọ̀wọ̀ bó bá fi olórí fìyàjẹ́ ọ́ ọlọ́wọ̀ bó fi nǹkan mí fìyàjẹ́ ọ́ tó bá yẹ pé tó fẹ́ ni sùúrù àti ẹ̀san látọ̀dọ̀ Ọlọ́run Ọba kó máa tẹ̀lé ìlànà Nabi sallallahu alaihi wasallam in fún ọ ní rò pé ó ti jèrè ó in fún ọ ní rò pé irú àwọn bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala padà láà ni ó sì padà tún alamari wọn sí barakallahu li wa lakum fil qur'anil karim wa na fa'ani wa iyyakum bima fihi min al-ayati wa zikirin hakim a qawli hadha hada alhamdulillah وعلى آله وأصحابه ومن والاه وبعد عباد الله we have established that Islam is free from protest going against the leaders chaos anarchy disarray terrorism about Allah Islam is free from this and everyone or anyone who attributes this to Islam wants nothing but destruction for the Muslims ibad Allah ilzamu buyutakum stick to your houses and pray to Allah subhanahu wa ta'ala and stop instigating the people against the leader at the end of the day many people will be the source of the problem but when it starts they withdraw before the protest they are the ones saying ah, nothing is good life is terrible everything is bad by wallahi wa billahi we I perhaps face more of these problems and poverty and trials more than more than many of you but wallahi wa billahi I will die while holding to the sunnah of the prophet sallallahu alaihi wasallam being patient with the leader even if I will eat a tree Even if we, eat, we will eat leaf and we will eat sand. Wallahi, we will eat leaf and we will eat sand before we go against the leaders. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أمنا في أوطاننا اللهم امنا في نيجيريا اللهم اصلح امورنا يا الله اللهم اصلح امورنا يا الله اللهم انصر ولاه امورنا اللهم اهديهم الى البر والتقوى اللهم اصلح الرعي والرعيه اللهم دمر كيد المظاهرين اللهم دمر كيد المرجفين اللهم يا رب العالمين اللهم عز الإسلام والمسلمين وذل الشرك والمشركين <coughs> ودمر أعداءك أعداء الدين وانصر إخواننا المسلمين في كل مكان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد